الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ثم الله سبحانه وتعالى أترى لكم كاتب فوى النبي محمد صلى الله عليه وآله وسلم ibi tí a ti dúnà ní ọ̀rọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ̀ ń sọ yí pé lẹ́yìn gbàtà ṣàlàyé nípa ayà bí tọ́lọ̀ ti ń ṣe àlàyé ọ̀rọ̀ àwọn kùfàr nípa bá ṣe ń parọ́ bá subhanahu wa ta'ala ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní aláìmọ̀kan ni wọ́n nínú àwọn àyáṣítọ́nà tó bá fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ọlọ́tún sọ wípé fọ̀kúlù mímọ̀ rọ̀sákọ̀kùnmọ̀lọ́hù halalan tọ́yíbà wáṣkúrú ní ìmọ́tàláhì ìmùkúntùm ìyá utábùdù wọ́n ni ẹjẹ nínú ọlọ́run palé ṣe kalẹ̀ fún yín ní àríṣẹ́gẹ́ fún yín ní tó jẹ́ aláàlì tó jẹ́ tó máa ẹ wá dúpẹ́ orí ọlọ́run ọba tó bá jẹ́ pé lóòótọ́ ọlọ́run ọba lẹ́ ń jọ́sìn fún innama harrama alaykumul maytata waddama wa lahmal khinzir dájúdájú tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ fún yín pé àti ẹ̀jẹ̀ léètẹ̀ ma ń pè ní dọ́mbọ̀rọ̀ wà láhàmàlì khinzir kẹma jẹrin ẹlẹ́dẹ̀ nílùú musulmi wà má uhilla li ghayri llahi bihi àtàwọn nǹkan tí wọ́n pa sí ojúbọ in tí wọ́n pa sí bí ojúbọ ibi tí wọ́n ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bọ́yẹn ẹran tí wọ́n pa sójúbọ̀ náà o mọ̀ jẹ́ náà ni so wà má òhìlà lè rọ́yìnrìnlà in tí wọ́n pa fún nǹkan mí dẹ́yìn Allah yálà ojúbọ ni yálà àwọn modern day ojúbọ tí ń ṣe sàárè bí àbí àwọn sàárè àwọn wòlíì ni àbí àwọn sàárè àwọn tẹ́ ń pè lẹ́ni rí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán bá ilé pa sí ojúbọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kọ́ ohun gbogbo ilé ń kọ́ ohun tí ọlọ́ọ̀bá ti hàrọ́mà lẹ́yìn lórí ni فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ẹni tó bá jẹ́ pé dọ̀wúrọ́ ló wá gbé gọ́yọ̀rọ̀ báàgìn ọlọ́run fi sí ibẹ̀ pé gọ́yọ̀rọ̀ báàgìn wà láàáàdì kò gbọ́dọ̀ táyọ̀ aláwú ìtumọ̀ rẹ̀ nípa wọn ta ní àrámù nìyí tí dọ̀wúrọ́ bá dé ní òdiwọ̀n rẹ̀ ó lè di aláàlì àti sọ díẹ̀ fún wa nípa dọ̀wúrọ́ wípé báwọn yẹn sí máa ń fẹ́ dọ̀wúrọ́ nífẹ̀kúfẹ̀ẹ́ òun náà ma ń pè ní lálúrí bí tàgbẹ̀rẹ̀ lálúrí ni yóò ma ṣe haramu yóò ma jẹ haramu láti yóò ma iṣẹ́ haramu ló fi bẹ̀rẹ̀ sí ayé rẹ̀ kó tó níyàwó kó tó lọ́mọ lálúrí náà ni ẹ̀ lálúrí ni ẹ̀ ma lálúrí ni yóò sì fi sí aláàlì yóò sì fi tọ́mọ wọ yunifásitì ọmọ tó graduate yóò ní lálúrí náà sì ni ṣe bẹ́ẹ̀ ni lálúrí fẹ̀ tó ni rárá o lálúrí ò fẹ̀ tó bẹ́ẹ̀ o lálúrí àwọn ó láwọn dọ̀rùrìyàtùl homs àwọn nǹkan márùn-ún tó ṣe pé àwọn dọ̀rùrìyàtì ni láwọn kan tí islam wá sọ àkọ́kọ́ ni islam ẹ̀kejì ní ẹ̀mí ẹ̀kẹta ní dúkìá ẹ̀kẹrin ìjọmọlúwàbí hmm? lineage òun ló fi jẹ́ pé islam fi ìjìyà sí individual nínú àwọn kọ̀ọ̀kan islam fi ìjìyà sí ẹni tó bá fẹ́ dáa wọ́n tó bá fẹ́ tó bá èyàn tó bá kọjá àlà lórí dúkìá dúkìá wọ́n ní ká gé lọ́wọ́ yóò fẹ́ mú nǹkan nínú àwọn tí Islam wá sọ́nù bẹ́ẹ̀ ni àbíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀yàn tó ìjọmọlúwàbí náà tó bá ṣe kọ́dù fún èyàn ọ jẹ búlálà ayé tí wọn sì níwà nígbà ṣàádà rẹ mọ́ ulaika humul fasiqun òpòrọ́ sì tún ní lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀sìn ẹ̀sìn tí wọ́n ń jẹ́ babambarin tí ń sọ àwọn nǹkan yókù wọn wá ní lólùsọ ló jẹ́ pé tó bá fẹ́ ba ẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ wọ́n ní ká ṣàlàyé àánú rẹ̀ fáwùjọ àwọn olórí tán bá gbẹ́sìn ọlọ́wọ́ báyé wọ́n ní ká mú ogun ọbẹ̀ kan fìyà jẹ kí nìdí ń bẹ̀sìn ọlọ́wọ́ jẹ́ ẹni tó fẹ́ kó dúkìá dúkìá ìsìláàmù ní agbe lọ́wọ́ ẹni tó fẹ́ ba ẹ̀sìn ọlọ́wọ́ jẹ́ as a whole sọ́wọ́n ní ká fẹ́ yín olẹ́ abadan alal akọ́lì òdúdó ọmọ jẹ́ lójoojúmọ́ ibi tá ti fẹ́ ọlọ́run ka àwọn tó jẹ́ àrámù ọlọ́run wá ní ẹ má máa sọ fún yín o ẹ má máa sọ in tó ṣe pé ẹnu ara yín lẹ́ti fi lẹ́fi hún hadha halal ìrọ́lẹ̀ ń pa kí a mọ́ ilé aláàlì ni wà hadha haram ilé haramu ni lè tẹ́fẹ̀rú ala Allahi al láti lè parọ́ mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala innal ladhina yaftaruna ala Allahi al ọlọ́run ni wọ́n ní sóríire tí ẹ bá ń sọ̀rọ̀ mi ẹlòmíọ̀ gbá ah, àfáàyí eh, ẹ ẹfẹ́ burú díẹ̀ fa ó ká kùránì ni orí ìtakà lánàá ni láyà àkìlún ọlọ́run ò sí làákà orí wọn ò pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhib àwọn tó ń parọ́ mọ́ Ọlọ́run ọba la yuflihun wọn ìgbádùn díẹ̀ ayé ni o wàláhùn àdábùn alim ìyà ilẹ́ta ilé ògùdẹ̀ ń bẹ fún wa wọn tọ́lọ̀ ń sọ nínú Kùránì bí ike àwọn tí wọ́n mọ́ ń pè àláàlì ní haramu tó mọ́ ń pè haramu ní halali wo ti jó ní ti ń sọ fáwọn yẹ pé yàwúyàwú kò sí tó sí ọmọ yàwú ò àwọn tí wọ́n ṣe gẹ́mọ̀ kẹ́ haramu

náà kan sí wọ́n ní káwà jẹun lọ́dọ̀ àwọn gáì na pep tó gbé wá bá ní ah, àfáà ní ẹ fún mi lọ́sẹ̀ ní wọ́n ń ta lọ́ọ̀sì ń bẹ̀rẹ̀ yára lọ́ọ̀sì bó sì jẹ́ premier ló fẹ́ rà ní ó ní ọ̀sẹ̀ tẹ́mi ń sọ kọ́yìn àfáà ṣẹfẹ́ lẹ̀ gbọ́mi yé ni wà láì gáì yóò bìlífà tàbí sọ̀kalẹ̀ ó bí tó bá ti ríyàn tó jẹ́ bí àfáà báyìí ó gbùdọ̀ lọ́sẹ̀ lọ́wọ́ ni yẹ̀ftẹ̀rúnà alàlọ́hìl kẹ́dìb wọ́n parọ́mọ́lọ́wọ́ ọba wọ́n jẹ́ kó mọ́ yáwò yẹn pé ànẹ́bì ló ní asọ́sẹ́

wá ní wá ni obìnrin kan bẹ ó tó fẹ́ sanwó jambo rẹ̀ àmọ́ kò lówó tí fi san ẹwọ ẹwọ example tó wà só zẹ̀lẹ̀ tó mọ́ example tó gúnrin dìgan o fẹ́ san 5,000 naira ọkùnrin kan wá lóhun fún ní 10,000 yóò fi ara rẹ̀ dí le wo. ọkùnrin wa ní ó wá obìnrin ìpadà wá lọ làlúrí ló gbé lọ làlúrí ni wá ní tọ̀ kó se ó wá sí wá gba 10,000 ó wá sanwó jambu 5,000 ó sì 5,000 yóò kó ra oúnjẹ wálé ó dá mi lójú pé oúnjẹ yẹn wọ́n sì máa jẹ́dẹ̀ ní àbí oúnjẹ yẹn ò lè tán mọ́ àwọn òdìbò oúnjẹ tó gé oúnjẹ 5,000 tẹ́jẹ̀ láàrin ìjọ láàrin àárọ̀ sí ọ̀rọ̀ lẹ́sálẹ́ tó wó títán ó dẹ̀ ń jọ sí fẹ́ pé tóbìnrin yẹn ṣe yẹn bó ṣe lọ ṣe zìnà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tó ṣe pé nù ṣẹ̀ríyà tán bá mú wọn lẹ́kùn pa ní initially èyàn tó ti kú already ni potential dead person lẹ́ni yẹn potentially ó ti kú àwọn ẹ̀kàràn tí ìpa ni ó ti kú kí nìdí ó ṣe zìnà abilékọ dẹ̀ ni èyàn tó bá ti ní ìyàwó tó ti lọ́kọ bọ́bá ilé kámọ́dì zìnà òkú ni wọ̀nìláàír alhajar àfáàsí ń justify kíní lórí social media níbi tí millions ó ti mọ̀ wò kí n ṣe millions gan o billions kí nìdí in tó bá ti wọ́n bí social media ó ti wọ́ bẹ̀nu àwọn àkà tó ń bọ̀ ọlọ́la táwọn onípadà tó kan fídíò yìí pé ẹ̀ẹ́ à so kò sí problem mi ká mọ́ ṣe zìnà àlàlúrí ni làlúrí ni bọ́n ṣe gbogbo tọ́lọ̀ ní àrámù ni bọ́n ṣe justify fáwọn ènìyàn ẹwọ́n tó pọ̀ ó pọ̀ láwùjọ táà náà rí náà ẹwọ́ owó èlé ẹwọ́ gbogbo ẹ̀ ẹwọ bí wọ́n ṣe ń justify rẹ̀ fáwọn yẹ pé ìtòdà nìkan ni wọ́n sọ pé nígbà tó ní a máa ṣe yàwó yà káwọn máa ṣe yàwó yàwó ma àwọn náà máa ń tẹwọ́ síwájú lásàlátì wà lẹ́ orí Facebook ní ti ń sọ nígbà tó ní a máa ṣe èmi ọmọ yàwó mi bá dé yóò tẹ 30 èmi ọ̀tẹ 50 kí wá ní ọmọ ṣe má boníkẹ́mi tó a máa rówó wà láyà fásitì sọ kí ní lórí social media pẹ̀lú láì tijú láì dẹ̀bẹ̀rú anything òun ló fi jẹ́ pé ọlọ́run wá gba iyì kó lára wọn aṣọ yìí ó sì máa bọ́ lára yín yóò máa bọ́ lọ ní ọlọ́run wa máa gbé yìí fún àwọn onísúnnà àwọn tó ṣe pé wọn ò fẹ́ kankan lọ́dọ̀ àwọn èèyàn dúkọ́ sàlàyé òdodo fún wọn aṣọ yìí nítorí oníkálùkù mọ̀ kódà àwọn christian gan mọ̀ àná títí ganu ganawisa tá ń sọ lánàá wallahi bí bá ṣe dé awágbé ìkanú àmọ̀ ìyàtọ̀ wá láti Ghana for conference agbé ọlọ sí park bá ṣe dé park wallahi àwọn bàbá tó wà ń park táà ilé yóò tí ẹ àwọn bàbá driver wọ́n ṣe dọ́rọ̀ lẹ́nu ọ̀n kí mi gbọ́ wọ́n ṣe dọ́rọ̀ lẹ́nu pé lérí bú làwọn àfáànfà mọ̀ gàdí ṣe olóòtọ́ ẹ̀ ṣe ẹ̀ gàdí olóòtọ́ ni mú gbọ́tọ̀ wọ́n sọ fáwọn yàgbé ẹgbọ́sọ̀ àfáyẹsẹ̀ ẹgbọ́sọ̀ àfáyẹsẹ̀ àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tọ̀tọ̀ náà jọ sọ pé àwọn àfáwọn náà lérí bú náà ni wọ́n járe kí ni gẹ́yẹ́ mọ́ lọ tọrọ owó káàkiri máa ṣe kíní sí àfáà lèyún ni lákùn kíníkan kíníkan wọ̀lẹ́ tàbí kó mẹ́rọ̀ tán sọ ni ẹ̀ wọ́n ní ẹ̀yin àfá ẹwà lọ sọ́rọ̀ ayíndìkì lọ́dọ̀ àwọn eléré ìgbàwó ẹwà ń ṣe rédèrèdè ẹwà dìdìdì rédèrèdè ẹwà ráwọn àfáàmì tó bá ń sọ lọ́dọ̀ àwọn olórin báyìí ah kìníkà kìníkà òbẹ́sẹ̀rẹ́ ìgbàwó gbíwà bẹ̀rẹ̀ sí ní máa yìnyìn kúyìn dé kí wọ́n tún mọ̀ bá wọn fa ọkọ̀ jáde nù kòránì wọ́n tún mọ̀ bá wọn fa ọkọ̀ jáde tó bá lọ ṣeré fáwọn eléré ìjó ní nǹkan nìkan ni wọ́n lọ ń fa kíná ń gbé ó lò lọ sí kíní fún former governor kan Lagos State Fáṣọlá tó kó fẹ́ gbóná ni o ó ní Fáṣọlá ń bẹnu Al-Kùránì fasolli li rabbika fasolla fàdákà rọ́sùmọ̀ rabbihi fasolla kínú fasola ọlọ́run dákọ̀ inú Kùránì owó èyí náà wá wípé eh ọlọ́run dákọ̀ inú Kùránì ah gbogbo tó bá wà lápò rẹ̀ yóò kúlẹ̀ ìjọrùn fasọ́lá fasọ́lá bóòlù sí jọra wọn bóòlù sí jọ mọ́ra wọn ṣe báyẹ̀ náà mọ̀ ipé dọ̀lá lè àmẹ́nibọ̀dì ní sọ̀rọ̀ ibi táwọn èèyàn ti máa ń rí bí nínà ṣáàtù àti sọ̀rọ̀ òun ibi tán bá ti rí pẹ́ ti ń ṣàlàyé òdodo wà láàmù ẹ̀ ti pọ̀ jù àwọn gáìsì yẹn wà ti burú jù ẹ̀ ti kí nìkan jù àwọn tí wọ́n ń kó ìwọ náà burú èyàn tó fẹ́ kó ìwọ náà burú àbí èyàn tí ó wò yí kẹ wọnú náà ọlọ́run lọ báyìí burú tiẹ̀ àmẹ́ni tí ń ṣàlàyé fún ilójoojúmọ́ páwọn ẹni àmì ní wọ́n fẹ́ kún ìwọ̀n ọlọ́run ní olóburú sọ́rọ̀ kébí burú tó dà níyùn ni so yí báyìí àbí so ẹ̀sọ̀ra yí dìdàkúdà ìkanáà àfàbà tó gbé kọ́ídà jáde lánàá ẹmọ kọ́ídà yẹn ni olórin tó bá ṣe bí ọkùnrin àná ọkùnrin ganu ó ní alágbéni oní ìwà alágbé lásánlásán ibi tí ti ń pé oní orin tẹ́ ǹkan kí ṣe bá gbé ni a so ìwọ ọmọ láti jọ ipa gbé ni ìwọ ọmọ láti jọ ipa gbé ni ó ẹ̀sẹ̀ mọ̀lé nípa gbé ni ní pé alágbé lásánlásán wọ́n sọ̀rọ̀ sáwọn àfáà ni ó ní ṣèbí láwájá níjọ́ tí yàrá ẹkú kò búwà ó pọ́n alẹ́ ah, ni bọ̀ ṣe bá gbé lórí ṣe bá gbé ni bọ̀ yí tí ò bá ti alágbe ẹwà àwọn èèyàn ṣe ń jà fún orí ara wọn àmálìkì àmà àwọn èèyàn kọ́ wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ti ti wọ́nú sàárè wọ́n ti mọ̀ rántí pé ah! àfáyí ni wọ́n sọ wánú wọ́n àmà ní pé rabbana arina alladhayni adallana minal jinni wal ins naj'aluhuma tahta aqdamina liyakuna minal asfalin tó wá di àmàlìkì àmà ẹ pàdé ara yín wọ́n mọ̀ bí ọlọ́ọ̀lọ́run àwọn tó sọ wánú ni ọlọ́run àwọn tó sọwá lónìí ọlọ́run àtìgbàtà wà láyé àwọn tán ní ń tàn ṣe yìí tó dání nítorí pọ́n fẹ́ gbó lọ́wọ́ wa òkúrọ́ ni wọ́n ń parọ́ fún wa ní ní ń ṣe damage control ẹ̀yìn ṣe damage control ẹ̀yìn tó fẹ́ sọ àwọn ló gbé e, àwọn gbé ní ẹ̀ kò fẹ́ sọ páwọn àfáà ganú àwọn gbé ọlọ́run àpọ̀ kankan wọ́n tún ṣe damage control ẹ̀ díẹ̀ díẹ̀ àwọn wá pín àwọn kan ṣe ìpè fún olórí ibú ni wọ́n kíní olórí ibú ni ọ́ kíní dí wọ́n ló yẹ̀yẹ́ ọ́ ní àwọn àfáàtàwà ganú lè kò pọ́n wọlé àmọ́jọ́ tẹ́ni yìí ń dùn kan fẹ́ lómi dẹ́yìn Allah ẹ ti gbàgbé ọjọ́ wọn àbí níjò ní tí ń dùn kan ẹbọ́ ta announce public kò ti ogbóni court ẹbọ́ nìyàwó ṣé kì í ṣẹbọ́ máa so orí kanú àfà kó jáde pé ah kí ló tẹ́ pọ́rọ̀ tawhid àti ọ̀rọ̀ ẹ̀sìn islam kí ń káyì lára ọ̀rọ̀ bá pò yóò ṣe kún àti fún àti fún ìfún yí ló káyì lára ìfún kí ló ṣẹlẹ̀ kí ló wà ní ìfún tó tó bẹ́ẹ̀ àmọ́rọ̀ báwọn yóò ṣe sóríire lẹ́yìn àtàlìkìyàmà àtijọ́ òlàwọn oníṣúnà ti ń pariwo fún yí pé ẹyí lọ jẹ ọkà òkú wallahi gbogbo kíyàn tó máa kọ́lọ̀ jẹ́ kíyàn tó gbọ́ súnà yìí mélòó mélòó àwọn ìnáwó àbáwọn jòkó tí yóò lọ táwọn èèyàn tí yẹn jẹ jòkó mọ̀ sí pé fáwọn àfáyìn lórí jòkó tá mọ̀ sẹ́ ìpè olórí bú àwọn àfá mọ̀ gbó lọ́wọ́ yẹn mọ̀ gbó lọ́wọ́ yẹn owó tẹ́ ń gbà yẹn ṣe bẹ́ fi ń sí sọ́ọ̀bù ni ṣe bẹ́ ìnà sápò àrẹ sójẹ́ pẹ́ ìnà fọ́lọ́run àwọn ẹlẹ́ni wọ́n ẹ̀sẹ̀ sí ìyàwó ẹlòmíì kó tó rí bí ṣe nìká tewójọ tewójọ tewójọ tewójọ tewó kàkàkiri ẹlòmíì fẹ́ bímọ ẹlòmíì operation ní padà fi bímọ wọ́n lè ní lọ kó 300,000 wọ́n lọ hospital wọ́n lè ní gbá àwo nǹkan ọmọ yóò ra gbogbo ẹ̀ yóò tún wá di kíní kan ẹ̀yìn kó tún wá gamú àbí ganú ẹ̀tùmọ̀ gbọ́ lọ́wọ́ yọ lọ́mọ fún kíní ìyọ́ ọlọ́mọ tó ẹkẹ́ wábẹ́ ti àwọn ènìyàn ti náwó èyàn tó bímọ ṣe ẹ̀má dúró owó tí ó ti ná ẹ̀má dúró owó tí ó tún nídìí ni bó ní kó tún wákó tún àfẹ́yìn ní ó tún pa 50k kó ń bí kí lásán òbí ma ń jà sí asọmọlókọ ni ẹ̀nà kí ló tún wà ń bí asọmọlókọ tẹ̀ tún jà sí kí ló wà ń bẹ̀ asọmọlókọ tẹ̀ tún dìjà bàbá ọmọ sọmọ rẹ lókọ sórí tó bá ti bímọ ó ní problem kẹ̀kẹ́ ọmọ tí Islam ní ó ṣe ni kò sí wà lábẹ̀ pẹ̀lú rẹ̀ ó ti bímọ àbí kódà kó tó bímọ lé sọ lókọ ayọ̀ ayà pọ̀ nù Kùránì bẹ́ẹ̀bẹ̀ lọ ṣe báyìí àbí ìpín tí ń bẹ nínú kùnmí mọ́sọ́ lókọ báyìí ah, ọmọ tí ń bí o mọ́sọ́ ní Aisha ọmọ tí wọ́n fẹ́ bí o mọ́sọ́ ní Abdurrahman tó ajọ́ kùnrin mọ́sọ́ ní Abdurrahman tó bá sì bí tán tọ̀ Abdurrahman ó ti tán nánu bó wá wù ọ́ olèjì ó dijọ́ kìkà mo fẹ́ tó bá dijọ́ kìí nítorí hadith kò sí wàhálà pẹ̀lú ẹ̀ náà ó lè ní pé àtọ́wà jọ́ kejì yín announce fáwọn ẹ̀pọ̀ kọ tí mo sọ ni bó bá sì wọlé announce before them kò sí ìṣù aláàmù fi wá sí à ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ tó ṣe tó fún tó báhun in tó kù ní pé èmi wá pẹran mo wá lówó mo wá pẹran mo wá fi oúnjẹ díẹ̀ sí káwọn yẹn wá jẹun kò sí ìṣù pẹ̀lú rẹ̀ mo kà dáná fáwọn èèyàn tó lábájálájá ọ̀rẹ́ wá bá ń jẹran yìí ó kó máa sí kan tó jù bá ń lọ mọ́ kò nídi ìjòkó àánúsẹ́kíní èyí tàà fà kàn tún sọ pé èyíò kà tún lè máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí hajjá bá pèpè sí ni pé èyàn wá rí pàǹfà ní wà bí àkà tí ráwọn èyàn létí ẹ̀sìn ọlọ́run two things kò síṣù pẹ̀lú ẹ̀ but ìyẹn gbọ́dọ̀ jẹ́ tí ó wà jẹ́ bí normal like fixed men nínú kíná wípé àwọn afágbọ̀dọ̀ sí wà sí ní o fún kíni kíni torí kíni àwọn afágbọ̀dọ̀ sí wà sí kíni kíni reason tẹ́f gbọ́dọ̀ sí wà sí kí ni reason tẹ́ fi gbọ́dọ̀ ṣe kí ni tẹ́ gbọ́dọ̀ ṣe wá sí àmì ìgbà fúrúsọ̀ kan tó lè léyìí ká báyẹn ṣe dé yìí àwọn èèyàn ń ṣe nǹkan tí ó dá yìí ẹnìkan wá mike àbí bá àfá ìdákùn mú fẹ́ kẹ̀kẹ̀ one or two kẹlìmọ̀ tí ń bí ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀kàn bá one or two kẹlìmọ̀ torí ah, àwọn èèyàn mi bóyá tó lè gáwọn kan mi gbọ́ yìí wọ́n fi ìṣkẹ́ ìyìn tí wọ́n sì gbọ́ tí wọ́n mú lọ lé nì kẹ́sí pé ma ń yàmú èèyàn afẹ́gbó kọmọ jáde ẹkọ́kọ́ mú 10,000 wá 10,000 wá ẹkọ́ mú 10,000 wá ó kọmọ ti ha ó kọmọ ò ní ha yíò rọ́lẹ̀ ń padà yaftaruna ala Allahi al-kadhib gbọ́lọ́ ó kọmọ ti ha ń sàmẹ́ná ha ó kọmọ ti ha àwọn èèyàn gbọ́lágbọ́lá sàmẹ́ná ha tó mọ́ sọ wọ́n èyí mọ́ sọ ṣe bí sàmẹ́ìnáhà ni a sọ ní sàmẹ́ìná bó wọlé ní asmẹ́ìnáhà ha kó jẹ́ mi bá bí af'ala àbí kó jẹ́ mi bá bí fa'ala sàmẹ́ìnáhà a sọ ní orúkọ yá a sọ ní orúkọ yá gbàtàwọn èèyàn wọ̀ dákan mọ̀ oní àṣọ ah ó kọmọ ti ha ẹgbọ́n ta wínìsí ó kọmọ ti ha so ẹ yọmú bá kó 2000 dín ààrẹ ó yá tani ràn lọ́wọ́ ó yá ẹ̀yìn ẹ̀wà ràn lọ́wọ́ ẹ̀wà ràn lọ́wọ́ wọ́n á wá kan bí orin kan àwọn kan kìíní kan kìíní kan àlè kìíní kan kìíní kan yẹ́ ṣe hádà kúlù kí ni gbogbo ilé ìgbẹ̀nà nítorí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ni reason tẹ́ fi ń ṣeré pẹ̀lú ẹ̀yìn fìlàkàyàwó yẹn ṣeré náà ẹwà sí èyún ìyá ọmọ ìyá ọlọ́mọ tó ṣe kí bó ṣe wọn ọlọ́lùm ó mẹ́tẹ́ntà pampers ní ìsìn àbí tí ó mẹ́tẹ́ ta pampers so àwọn aṣọ ọmọ àwọn nǹkan ẹwù ọmọ tó pọ̀ o má dúró owó tẹ́yẹ̀ ti nẹ́ni o tún kó wà lámìsí lọ lórí irọ́ ẹlòmí ṣe ní ó fẹ́ ṣe ní káà bí kò fẹ́ ṣe zìnà ọ̀dọ́ ó sàn ṣiṣẹ́ mọ́ra wọn ah ṣe lè ṣe lè ṣe lè láàárọ̀ ṣe lè ní ọ̀rọ̀lẹ́ já mọ́ra wọn kó lè bà fi rówó kójọ wábí ó ṣe gbalí wábí ó ṣe kíníkan wọ́n tó aláwọn ṣe ní káà àwọn fámílì kéèké bí á mọ́ wọ́n bí ó ṣe kó mọ́ra wọn yóò tó díjọ́ kìní báyìí àwọn ènìyàn kó dúó síbí ẹ̀bí apẹ̀rẹ̀ báyìí tẹ́nìkan bá lẹ̀ ganú lẹ̀ ẹwà ní pẹ̀lú ẹwà lẹ̀ ń bínú nítẹ̀yìn náà ganú sí ọlọ́jì ẹ̀dọ́kùn sí ẹ̀mọ̀ páwọn èèyàn ń fi agbára ṣiṣẹ́ nínú ìgboro láti rówó ni aláwọ̀ yẹn máa ń sẹ́pẹ̀ fún ọlọ́rìjòkó tẹ́mi ti witness dáadáa ni o a ní mo wà ń bìkẹsẹ̀ ah subhanallah ìjọ ẹn tó jẹ́ bí kọ̀rọ̀bà kan ló ń ṣe kíní kan àráǹdì mo wà inú ilé mọ̀ tí wọ́n mọ̀ kí mi ń jókòó sí ìrẹ̀yìn ní jókòó mú kàdà kún lè padà jáde omi sì fẹ́ mọ́ bọ́ lójú pé wẹ́n ní ìṣe ń pàrọ fáwọn èèyàn ní tí wọ́n fọ́kọ̀ ànẹ́bì gbọ́ lọ́wọ́ àwọn èèyàn bẹ̀yẹn ibi tó kọ́rọ̀ lọ́ọ̀kan òmíkọ̀ lọ́n katíra kan táà ah! ara tó ń mú tún gbọ́ mẹ́kẹ́ lọ́ọ̀ka ara ń kàmí pé subhanallah wẹ́n ní ìṣe ń pàrọ fáwọn èèyàn tó yọ lọ kí ló dẹ̀ ń pàrọ ní kí lẹ́fẹ́ fi rọ́ se nítorí kíni eh, ẹmọ́ta fi ń ṣe excuse ní ìsinmi nǹkan tí wọ́n gbòrò ah nǹkan tí wọ́n èmi ní wàárà fún ọ nǹkan tí wọ́n ń gbòrò èmi kò affect èmi àbí kò affect èmi ẹ̀yin náà mọ́ fún ọ lọ́wọ́ mọ́ alòmínà ẹ máa jà fún wọn àwọn náà ò ní jà fúnra wọn ẹ̀yin náà mọ́ fún ọ lọ́wọ́ mọ́ ẹjọ́ àfáà ẹ tẹbá wábì tàbá ń ṣe nìkáà àbá ń ṣe ìsọmọlókọ tàbá pè yí àpè yí kẹwàá jẹun ni iṣẹ́ tó ní kálùkù wá sí mi oúnjẹ ni a ń ṣe agdù nìká kò sí tó ní mẹ́ bá ṣe agdù nìká tán parí ẹ̀pin tó kódà láàrin 2 minutes ẹ̀rí ṣe agdù nìká ó tánù in tó kù èmi ọkọ ìyàwó mo ní mo fẹ́ aulim wà láwọ́ bí ṣáàt ṣe wà límọ̀ fáwọn èèyàn kọrin lẹ́nujọ kò bá jẹ́ eh, kékeré kan lóòlò má ní ẹ̀yìn èèyàn wọ́n tó bá jáfà náà tó bá wá níbòdò nílé ọ wá jòkó àmọ́kọ́ wà gbá máìkì mú wọ́n wà ní bàbá bàbá ọlọ́mà ẹbọ́ síwájú ń bí fún kíni kí wá ṣe kíni àwọn ẹ̀yìn tẹ̀tẹ̀lé bàbá ọmọ wá ẹbọ́ síwájú ibi Ànábì wa Muhammad yóò wà fọwọ́ kọ gbókọ̀ Ànábì yóò bẹ̀rẹ̀ ìrọ́nù kí ni gbogbo ilé nítorí ọlọ́ọ̀bá wọ́n tún wá mọ́ lálà sí àwọn èèyàn wọ́n lè nìkan sọ fún wípé ọlẹ́ òun sì lọ ojú tí o níbi ìkíní ẹ̀ because wọ́n tọ́ pé afákìní ẹ̀yìn òdìdí látàárọ̀ ẹ̀yìn ònáwó wọ́n mọ́ sí ẹlòmí lójú kó ìkíní ẹ̀nìfà tẹ́lòmí ó tù ọ bojú ẹ̀ká ah, ah, àfáìsì tó ah, ẹlòmí ó wá bẹ́ẹ̀ sí lọ́mọ́ sí ọbájẹ́ kí yóò mọ̀ jálè lọ́mọ́

pẹ́sìn ṣe mú wákọ́ yẹn ẹ̀sìn ti kọ́ wa ẹ̀yìn lẹ́bẹ̀ ní islam ló dá sí gbogbo nǹkan ṣé islam wà dá sí léyìn gbogbo nǹkan ní islam dá sí ṣé wà dá sí léyìn ṣe dákẹ̀jẹ́ ayé gbóró rẹ̀ wọ́n ní ilé nípa àwọn tàà ń sọ lánàá àwọn lágbàwá tí wọ́n mọ́ ẹranko kan ilé ọ̀tọ̀ ìṣẹ́bẹ̀ ìlàmà fi ṣe ẹranko ọlọ́run wà ní ẹranko aláàtì ní ẹ gbọ́dọ̀ fi oúnjẹ ẹ gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ fi gbé ẹrù ẹ gbọ́dọ̀ fi gbé èèyàn àwọn alọ́lọ́run ló ní káwọn sí bẹ́ẹ̀ bólẹ̀ ti rí bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo Ọlọ́run ti ṣàlàyé wa bayyana anna ma harramuhu aw halaluhu iftira'un ala Allahi tabaraka wa ta'ala Ọlọ́run wá ń ṣàlàyé pé ṣe ráwọn nǹkan táwọn ilé àrámà o tán halala tán pè ní àrámà àbí tán pè ní aláàlì wọ́n hún láti ọwọ́ ara wọn ni Ọlọ́run rama wa anna al-kadhabina la yuflihu ẹ̀yin tẹ́ ń payọ́rọ́ fáwọn ẹ̀ ní sóríire kátùfẹ́lẹ́ ìrántí wọ́n tó ń parọ́ Boko Haram náà a máa rántí rẹ̀ gbogbo àtàbátí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ò torí ọ̀rọ̀ ni ò ìran ni o ìfìtìrọ́rù ni o àdáparọ́ ní pè àdáparọ́ ni ìfìtìrọ́rù ní kékèké wọ́ sọ̀sọ̀ báyìí hmm, kíní kan ní ọ́ òyìnbá yìí tí ò exist rárá tí ò sí mbẹ̀ tọ́ wọ́n ni wa annahum yatamatta'una mata'un qalil ọlọ́wà ní pèsè ìgbádùn tẹ́ ń gbáhùn ìgbádùn díẹ̀ ní ewu wàyẹ̀ntẹ̀dìrùhùn al'adhabul khalid wal'adhabul alim ìyà tó nípan ìyà tó ní tó ẹ̀yẹlẹ́ta ilérò ìyà tó lé ìdúdì wọn wà qala fil yahudi wà nasara ọlọ́wà sọ nípa yahudi àtàwọn nasara ẹmọ̀gbọ́wò ọlọ́ni fawailun lilladhina yaktubuna alkitaba bi aidihim ọlọ́ni ìgbé ọlọ́run kó máa báwọn tó ṣe pé wọ́n ń fi ọwọ́ ara wọn kọ tírà thumma yaquluna hadha min indillah wọ́n wà máa ní pé àtọ̀dọ̀ ọlọ́run lélẹ̀ ti wá liyashtaru bihi thamanan qalila wọ́n fẹ́ fi ra owó díẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ́n fi gbàdá nù fawailun lahum mimma katabat aidihim ègbé ọlọ́run kó mọ bá wọn fún tí wọ́n fi ọwọ́ ara wọn kọ wa waylun lahum mimma yaksibun ègbé ọlọ́run kó mọ bá wọn fún tí wọ́n jẹ látara ohun ò ti rí àyà ibà ibi tó ti mọ̀ pé lóòtọ́ ni wọ́n fi ọwọ́ ara wọn kọ̀ǹkan sínú ìwé tó bá lọ wọnú báìbù dáadáa ó rí tán mọ̀ sọ́mbẹ̀ pé anabi Suleiman kèfèrí ni gbóṣùwánú báìbù bẹ́yìn o pé Suleiman Solomon onídẹ́ni olóòsàní ma wo ìfìtìrọ́wò ma pàrọ́mà ànábì ọlọ́run ànábì lúù tí ń bẹnu bíbélì bẹ́ẹ̀ lot ó sì mọ́ àwọn ọmọ rẹ̀ obìnrin méjì ó sì bá wọn sùn ànábì ọlọ́run fa ẹ̀sì pariwo báyìí ma ọmọ méjì ṣebí incest ní ń pè incest pẹ̀lú ọmọ ọmọbìnrin a'udhu billahi minash shaitani àrùdùbìlá wọ́n tún parọ́ máa màláíkà ń bẹ̀ wọ́n ni àwọn ni tó fà wọn giant onípa màláíkà ní sánmà ní lẹ́yìn adam látàdámà bí àwọn ọmọ tó pọ̀ àwọn obìnrin wá pọ̀ ń bẹ̀ àwọn ayé màláíkà ń báyìí ọwọ́ awú báyìí ah àwọn obìnrin ni àwọn ọmọ obìnrin nílẹ̀ báyìí mọ́ sí fù àwọn màláíkà tàwọn in tọ́lọ̀ bá ti ní ẹsẹ̀ lámọ́ ṣe ti wọn wọ́n láàmọ̀dáíkà ilé ìṣẹ́ lọ́hun báwọn sí fòkó ní inú sámánù mọ́sí wá bẹ̀rẹ̀ sí ní máa mú àwọn ọmọ obìnrin ayé bọ́sí bẹ̀rẹ̀ sí ní máa súnmọ́ wọn àwọn náà àwọn giant ẹmọ̀ òwò irọ́ nínú bẹ̀ ló wà ikẹ̀ ọlọ́ọ̀bá ń bá wọn ẹ̀yẹ̀ jà ọlọ́ọ̀ bá ń borí wọn gbà tó dọ́dọ̀ àwọn mọ́ àbùkò orí bí borí wọn kí nìdí sàwọn tó wọ́n wo ìtumọ̀ ìgbà tán wọnú amóta ìkìlẹ̀ ní báyìí ságbọ̀rọ̀ náà di karamọ́ ó pọ̀ bẹ́ẹ̀ nínú ẹnikẹ́mọ̀ wípé ń fi ìgbẹ́ yìí lójú nínú tí ọ̀rọ̀ lọ nílé fi ìgbẹ́ yìí lójú ìgbẹ́ yìí lójú fúnkẹ́ nínú ẹnikẹ́mọ̀ wípé ọlọ́run àti Jacob jọ wọ̀yájà wà láìbẹ̀ níbẹ̀ níbẹ̀ ọlọ́run àti Jacob jọ wọ̀yájà Jacob tún wá ń wí ní ọlọ́run ọlọ́run wá ń bẹ̀ pé dákò tètè fi mílẹ̀ ilẹ̀ ti fẹ́ máa

wọ́n ní kò ní bẹ̀rẹ̀ kò lópin kò níyà kò ní bàbá tàlẹ́yìn ṣe ilé ìjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ fọwọ́ ara yín fọ́ọ̀mù ni ó máa ka àwọn ọ̀rọ̀ míì nínú bíbélì ó rò bí agbúrú fìlú ló ń wò ìsọkúsọ song of solomon àwọn ìkọkúkọ àwọn èyí tẹ́ ìgbọ̀dọ̀ máa tọ́sọ lẹ́ẹ̀mejì ìwọ́n ló mọ̀ pé léyìí èèyàn lọ́kọ́ wọ́n àwọn ìwé tẹ́yìn fi ń sẹ́sìn lé ní ṣe bí lẹ́tà ni epistle of paul to the people of Colossians letter of Paul to the people of Galatians ó tún ní ẹ̀yin òpònú ara Galatia wẹ́n tẹ́ bá ní ẹ̀yin òpònú ara Nigeria letter of Paul to the kíní kan epistle of kíní kan òun lẹ́yìn fi ń ṣe ìjọsìn nínú letter táyẹ̀ ń kọ òun ní sọ́rọ̀ ọlọ́run nílé sọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní fawailun lilladhina yaktubuna alkitaba bi aydihim ègbé ọlọ́run kó mọ bá gbogbo yín ẹ̀yin tẹ́ ń fi ọwọ́ yín kọ nǹkan ẹ̀yin lẹ̀ ń kọ́ lẹ̀ ń hún thumma yaquluna hadha min indillah ẹ wá ń sọ pọ́lọ̀ ló ní ẹkọ́ bẹ́ẹ̀ liyaftaruna liyashtaru bihi thamanan qalila kẹlíbà fi máa pawó lọ́wọ́ àwọn èèyàn fawailul lahum mimma katabat aydihim ibi ọlọ́run kọ́ mọ báyìí fún tẹ́ ẹkọ pẹ̀lú ọwọ́ yín wo wa wailul lahum mimma yaksibun ìntẹ̀bálẹ̀ ṣe kí ni tẹ̀bá ń jẹ lórí rẹ̀ ìgbé ọlọ́run kó máa jọba gbogbo yín papọ̀ nínú ẹni wọ́n ni wà min asnafil kathabin almunafikun nínú onírànìran àwọn àwọn òpùrọ́ wọn làwọn munafiki ló jẹ́ kẹni tí bá ń pa irọ́ ó súnmọ́ munafiki ju nǹkan kan lọ wahum akhtarun nasi ala almujtamaat wọ́n ni àwọn munafiki àwọn náà fi léwu jù munafiki ọlọ́run wà wàdúrà àwọn mùnáfìkì súnà tàà sọ fún àwọn mùnáfìkì súnà mùnáfìkì ó wọ òun náà gẹ sókòtò yóò fi ọgbọ̀n ilẹ̀ yóò bá dàpọ̀ márùn-ún a ni a ah, ọun súnà rádọ̀ náà òun ó sì mọ́ sọ fí pé sí tó ṣe sọ̀látù ìfàátí à kó dè mẹ́gbẹ́ máa ń ṣe mẹ́gbẹ́ máa ń ṣe onímọ̀jọ́ yẹ yí pé gbogbo tó ti wà nínú súnnà kódà tó pẹ́ àwọn tí wọ́n ṣe súnnà gan mọ́ kírísítẹ́nì gan mọ́ pé kí ní òsínú súnnà àwọn sì mọ́ gbé wọlé padà wọ́n sì mọ́ gbógun jẹ́ ìsìn islam láti inú àwọn munafikinu wọ́n pọ̀ bẹ́ẹ̀ láyà nígbà muhammad sallallahu alaihi wasallam abdullahi bin saba léyìí tó ṣe pé àtàrà rẹ̀ ni àwọn khawarij terrorist àtàwọn shia ti jáde so mọ̀ pé munafikinu yẹ̀wúdí ni jíù ni wọ́n fẹ́ wó islam láti inú bó ṣe ló ń gba islam ni Abu Lu'lu' al-Majusi léyìí tó pa Umar bin al-Khattab wọ́n sì máa ń sọ ọdọ́jọ́ tó pa Umar dini ní Iran Abu Lu'lu' al-Majusi òun náà ló ń gba islam ni Persia ni Faris ni kò gba islam àmọ́ wọnú islam láti wá bàjẹ́ náà ni bọ́sìpọ̀ bọ́sì máa ń ṣe náà nìyẹn àmọ́ Ọlọ́run bá ṣàánú wa nínú ẹ̀sìn islam yìí pé torí kò sí rúpò nítorí ìtàmọ́sẹ̀ ní pé mú kọ́kọ́ wá mọ́sẹ̀ ní ipò tó ga láàrin àwọn mùsùlùmí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá gbé tó wà nínú wọn jáde gẹ́gẹ́ bí Imam Barbahari ṣe sọ àmọ́ kí ní kan wà nínú tẹ́rbíà sàlàfíyà tẹ́rbíà sùnníyà tẹ́rbíà ìsìlàmíyà ó ní ah lábájẹ́ ẹni rí ní ń sòdodo ni o bó bá sọ ìbàjẹ́ lọ́la yóò rí dàkejì rẹ̀ lọ́dọ̀ náà ààsìn ah, èèyàn ọlọ́ọ̀lá ń sìn mọ́ owó oye báyìí àbí nọ́tọ̀ ni kí ní ẹwà very important ẹnìkan ẹ̀yìn kìíní ẹnìkan yóò jáfà yín lánàá kò sí ní jáfà yín mọ́lé ní ẹgbà tó jáfà wà lánàá òun sòdodo ni èyí tí ń sọ lé ní kìí sòdodo ó ti change kí àwọn èyí ṣe é ṣe pé tẹ̀lé wọnú sàárè ni ni annal hayya la yu'man la tu'manu alayhi al-fitna ẹni tí bá sì ń gbẹ láyé ọkà wọlé balẹ̀ pé kò lè kó sí fìtínà in tó kù ní pé ọ̀rọ̀ rẹ̀ lámọ̀ sódodo ní wí òdodo ní wí mashallah alhamdulillah ajọwà pẹ̀lú ẹni àmẹ́ni tí ó ń sọ pé mọ́lúdí ò dá ó wá dè ní ó ẹ̀ sẹ́rí mọ́lúdí ò ẹ̀ ọmọ sànúná náà lè ṣe náà àwọn tó bá tàn ẹ̀sìn tán ìyẹn tí ń sọ lánàá pé súfí ọ̀dá ìní ó láwọn súfí ẹni rí níwá ìkaná ẹni rẹ̀ Ibrahim Iyas ìkaná ẹni rẹ̀ Hamida Tijani ẹni rẹ̀ níwá a ti mọ̀ pé ilé tí ó ti padà bá súfí lọ́n ti ẹni ó kílẹ̀ ṣe ibá yàbí so kìí ṣe kí bí ẹ̀kẹ́ tó di pé ẹ̀ ah. ìgbà tó pàtíwámọ̀ ló ní súnà látà náà ò ní ó ti wá chẹ́ǹdì lé nìyí kìíní ẹ̀ nínú àwọn nǹkan tó lọ́n fi swears islamu náà so a ma wo ẹlẹ́mọ́ sọ pé irifil hakọ́ ta'rifu rijalahu mọ òdodo ó mọ àwọn tó wà lórí òdodo tó bá ti mọ òdodo tó bá ti mọ òdodo tó bá dé ní ìlú kan bó bá jẹ́ nìkan ló wà lórí òdodo ó mọ̀ pé ní nìkan ló wà lórí òdodo kí nìdí òdodo ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ ó kàn ma fi wọn àwọn èèyàn kìí ṣe páwọn èèyàn ló ma fi wọn òdodo òdodo ló ma fi wọn àwọn èèyàn tọ́ wọ́n ni wa khassa al-mujtama'atul islamiyya ní àdásàdẹ́sà àwọn ibi tó jẹ́ àwọn àwùjọ ìsìn islam wallahi àwọn munafiki wọn ọ̀rọ̀ wọn ó léwu gan fún ìsìn islam wa lahadha tahaddatha Allahu anhum kathira ló fi jẹ́ pọ́lọ̀ ọba mọ́n sọ̀rọ̀ pa wọn gan àwọn munafiki ọlọ́mọ́n sọ̀rọ̀ pa wọn gan nínú Qur'an kéṣe kiri nínú Suratul 15 lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ wọn lọ ni nítorí mùnáfìkì òun ló léwu jù ó léwu jù ọ̀tá tó hàn lọ ọ̀tá tó hàn amọ̀pọ̀ta ni mùnáfìkì wà rí ní òun náà nínú ilò wà yóò sì mọ̀ dáwà láyé láàrin a'udhu billahi minash shaitanir rajim wọ́n ni wa hadhdhara minhum kathira ni islam fi gbógun ti wọn islam wọ́n against wọn gẹ́ wa bayyana sifatihim fi suwarin ọlọ́run wá sàlàyé àwọn bẹ́sẹ̀ mọ́ sí àwọn àwá wọn níbi àwọn súrọ̀ tó pọ̀ ní kòránì àwọn àyàtù tó pọ̀ bal hunaka súrọ̀tún mustaqillatun tusamma súrọ̀tún munafiqun kódà súrọ̀ kan bẹnu kòránì tọ́lọ ń pè ní súrọ̀tún almunafiqun orin tí àbí bá ṣe ní súrọ̀ mùmìní a fàdọ́hàwùnlọ́hù tàbárẹ̀kọ̀ tààlà ọlọ́ọ̀bá ọba ọlágíga ó tú àṣírí wọn dànù wà kẹ́ṣẹ̀fà khiziyahum wà nifaqahum wà akadhibahum ọlọ́run wá sàlàyé ìyẹpẹrẹ wọn ọlọ́run sàlàyé irọ́ wọn ọlọ́run sàlàyé nifáàkì wọn wà mimma qalahu Allahu fihim nínú tọ́lọ̀ bá bẹ nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ wípé amanna billah mùmìnílà wa náà wà bil yawmil akhir kódà àwọn ẹgbọ́jọ́ kẹyìn gbọ́ wà ma hum bi mu'minin ọlọ́ni irọ́ níwé ń ṣe mùmìní wọ́n pọ̀ bẹ́ẹ̀ lẹ́ni náà láyé lẹ́ni náà mùsùlùmí sálàwà náà má wọ̀rí ọlọ́ni trọ́sì rí àwọn kanú Kùránì àwọn náà wí lánàá wọ́n wí lẹ́nu òun wí lẹ́nu onímùmìní ni ọ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ kèfèrí ni mùmìní ni mí lẹ́nu iṣẹ́ kèfèrí ni mí sí ṣùf ó báyìí àbí yukhadi'una Allaha walladhina amanu ọlọ́run ni wọ́n fẹ́ wọ́n tan lójú tí wọ́n tan ọlọ́run àtàwọn tí wọ́n jẹ́ múmìní àwọn tó jẹ́ múmìní mà sí rí wọ́n kàmà wòye báyìí náà ọlọ́run ń wòye ẹ̀yìn rò bí ẹn jẹ́ fọ́lẹ́ example kan níbi ogun Uhud wọ́n tí abdullahi bin ubay bin salulu ṣe wọ́n náà jọyìn ogun tó munafiki náà munafiki kí òun táwọn ìbádé munafiki àjọ gbá ni munafiki àjọ lọ́dún ni àjọ lọ yídì ni munafiki náà jọ lọ́dún ogun munafiki sí mọ́ pé ọmọ ìyá rẹ tí wọ́n ń kírun ìránṣẹ́ kí ní ọ̀rá ní kèfèrí ni afá ọ̀rọ̀ ẹnu lip service ní pé mùsùlùmí ni mí iṣẹ́ òlóṣe ni máa wo abdullahi bin Ubay bin salul ó wá tẹ̀lé wọn lọ sí wọ́n jọ lọ sójú ogun wọ́n dé ọ̀nà abdullahi bin Ubay àwọn ọmọ ogun tó fẹ́ lọ pàdé ní Uhud wọ́n pọ̀ ju àwọn mùsùlùmí lọ rẹ́dì ẹ̀wọ̀n tó ṣe ni bó ṣe withdraw one third of àwọn ọmọ ogun nìyẹn olóhùn ọlọ́mọ nabi gbogbo sallallahu alaihi wasallam pé Allahu akbar olóhùn ọlọ́mọ tó wọ́n mọ̀ pé láwà ní mìíràn kìtàlá ní ó sì padà sí lẹ́yìn akọ́kọ́ fẹ́ lọ jàná àti ìtò nọ́mbà yẹn ìwọ́n tó kọ́ àwọn àmì lọ nínú iṣẹ́ táwọn mùnáfìkì máa ń ṣe ni wípé wọ́n mọ gún yín lọ́bẹ̀ látẹ̀yìn wọ́n mọ láwọn jọ wà ní wọ́n sì máa ṣe iṣẹ́ tó sì pàwọn kèfèrí gan lè sí against yín iṣẹ́ àwọn ọ̀nà tí kèfèrí ò gbà wọlé sí yín lára mùnáfìkì wọlé látara bìí munafiki ó wọlé sí látara bẹ̀ a'udhu billahi minash shaitani rajim níbi ogun yẹn nínú tó padà ṣẹlẹ̀ níbi ogun yìí wọ́n ní pa wọn 70 nínú àwọn sàhábà ni wọ́n ṣubú bí ogun yìí wọ́n pa nẹ́bìtẹ́ díẹ̀ lókù sallallahu alaihi wasallam débi kí wọ́n tẹ̀ gbẹ́yàn ti pa nẹ́bìtẹ́ àníbi ṣubú sáàrin àwọn kọtílá sáàrin àwọn tẹ́tíkú wọ́n ju nǹkan mọ́ nẹ́bì sallallahu alaihi wasallam tánàbí Abu Sufyan Sakhr ó bá gorí àpáta lọ ó bá ń pariwo ayyuha al-muslimun alfiikum Muhammadun anábi wa gba anábi ni pé la tujibu ẹ má dá lóhùn ó tún ní ẹ̀yin mùsùlùmí sáàgbà kí ìbẹ̀ láàrin bẹ̀ ohun ẹmọ̀dẹ̀ òdáhùn àníbìdẹ̀ ẹ̀wọ̀dọ̀ dáhùn ṣe ọmọgùn bẹ̀ ohun àníbìdẹ̀ ẹmọ̀ dáhùn ọwá ní ìdán àti pàwọn ti pa Muhammad Abubakar àti Umar nìyàn gbà tó wọ́n pàwọ́ pé ẹ̀yin musulmi lánà alhiba alhubal wà lè ṣàfikún àdá níbi ni ẹ̀fún lé sí èyí ohun ẹ̀tì ẹ̀tì wájú báyìí pé ọlọ́run wọ́n rìn alọ́wọ́ hubal ọlọ́run ẹ̀fún lé sí àníbi ẹ̀fún lé sí wọ́n rọ́ dà lójú ẹsẹ̀ mẹ́rin ni pé allahu maulana wà lè ṣẹlẹ́kùn maula ó ti fẹ́ mọ́ sọ ìṣọ́kúsọ àbí ẹfún lé sí lójú ẹsẹ̀ ń bẹ̀rún náà ẹ wo ìwà táwọn mùnáfìkì wù níbi ogun ẹwọ bá ṣe ń ṣe ẹwọ tán ṣe nínú Madina ohun alladhina yaquluna la tunfiqu ala man 'inda rasulillahi hatta yanfaddu yaquluna la'in raja'na ila al-madinati la yukhrijanna al-a'azzu minha al-adhall ẹwọ àwọn ọ̀wọ̀ tí wọ́n ń sọ àwọn ọkọ̀ tó lé pé ẹ̀mọ́ náwó sójú ọ̀nà ìsìsìlámù ẹ̀mọ́ náwó fún ànábí wọn wọ́n sì dé jòkó ànábí ah ànábí àjọ wà ní àjọ wà ní ah lẹ́yìn ẹ̀yọ̀ mọ́ mọ́ mọ́ débẹ̀ mọ́ dàlóhùn ọmọ dàlóhùn ọlọ́ni wa minhum man yastami'u ilayka hatta idha kharaju min 'indika qalu lil ladhina utul 'ilm madha qala anifa ẹwùn kan wọ́n jòkó tí ànábí báyìí ní wí tó kí lẹ́yìn wí lẹ́ẹ̀kan anẹ́bìnàbà kí ní wí ọlọ́ni pé idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah ọlọ́nà munafiki ní òde gúlégúlégúlé ẹ àgbà pé wọ́n ni òjísí ọlọ́run wallahu ya'lamu innaka la rasuluhu ọlọ́mọ̀ pé òjísí ọlọ́run wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́ni àmọ́ mú jẹ́rì pé sọ́rọ̀ munafiki yíò òpòrò èèyàn ni wá ọlọ́tún sọ pàánù Qur'ani pé ittakhadhu aymanahum fasọ́dù an sabilillah wọ́n mọ̀ búra ní ah wallahi wallahi wallahi wallahi ọmọ fi ṣe ìdáàbòbò ni wọ́n sì máa lé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú ọwọ́ munafiki ẹwọ́n tá munafiki lò kí náà lò irọ́ ọ̀tọ̀ ni tí ó wà tí ń bẹ́nu okùn ọ̀tọ̀ ni tí wọ́n ń wí jáde irọ́ tó bá lò òdodo àṣírí òtún tó bá lo òdodo ó ti tánà nìyẹn irọ́ náà ni ó lò nẹ́fìmọ́ ní bọ́lẹ̀ pẹ̀lú àwọn onísúnnà toró nísúnnà síra kan kí ni kí ni tó jó òdodo ní sọ fún yóò wọ́ lára àtọ́ èmi ò mọ̀yún òdodo ọ̀rọ̀ mọ́ ń wọ́yìn lára náà ni inna sanulki alayka ma ń bọ́ sọ̀rọ̀ tó bá ń fẹ́yìn lásán àbọ̀ sódódó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó fẹ́ gbọ́n náà ló mọ̀ gbọ́ n tán pé wà sínú yóò taba yóò ta káàkiri ní ẹnìbọ̀ tó bá ti bá lọ fọ́ ni kò sí kíní kankan bẹ́ bọ̀ ká mọ́ fọwọ́ para lórí ká máa parọ́ àwọn ẹ̀mọ́ ká pọ́rọ̀ yẹjọ́ bá bẹ́ẹ̀ kí jẹ́ mọ́ tètè kún irọ́ lámọ́ pa irọ́ ni asàmà owó ti bá gbà wọlé ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ṣe 50,000 kí ló kù mọ́ revenue kọ́nù 70,000 lọ́sẹ̀ mẹ́rin lónù ẹ́ 280 láì civil service wọ́n ní civil service wọ́n ní gba ogun láì kò sí ẹwù lójú ẹsẹ̀ kò sí sáà gbóhùn wọlé àbí láàrin oṣù kan a'udhu billah àwọn èdè lẹ́fẹ́ ń pàwọ́ ìwọlé now so <clears throat> ibi tí yá ti dúró fún tẹ̀ nínú ẹ̀ inṣáàlá a tẹ̀síwájú níbi ọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ yìí dákọ̀ jẹ́ ká mú jùlọ gan ọ̀rọ̀ mùnáfìkì ẹ̀rù ń bà wá fẹ́ lómi pé yóò bóyọ̀ ń kú ní mùsùlùmí ni yóò di yọmọlì kìyàmà yóò bára rẹ̀ láàrin àwọn abdullahi bin ubay bin salul àbí àárín àwọn abdullahi bin sábà kí nìdí iṣẹ́ táwọn náà sí láyé iṣẹ́ iṣẹ́ tán ṣe nípa gbógun ti ẹ̀sìn láti inú ìwọ tó ń gbé tí láti inú rẹ̀ ní bí abi tó ti bá àrí yaman kìyaman ló jẹ́ pé tó bá lórí súnnà yóò ṣe sùúrù yóò ṣe sùúrù ní tó bá lórí òdodo adé ń rọ àwọn èèyàn generally àwọn ìyá wa bàbá wa káàkiri gbogbo tó bá ti ń bọ̀ wa ń pé ẹ jẹ́ kí á ju pàjù sẹ́lẹ̀ fòdodo wallahi ẹ jẹ́ ká ju pàjù sẹ́lẹ̀ fòdodo ẹ jẹ́ kí ká jẹ́ pé òdodo yìí ká jẹ́ pé òdodo wù wá wọ́lá àmọ̀ pàwọn yẹn nífi òdodo àbámọ̀ bẹ́ẹ̀ kọ́dọ̀ ọgbẹ́ tá ń sọ yìí tí ẹ̀ fi ń sọ náà ni wípé èyàn mọ̀ páwọn èèyàn ká sí ń bẹ ń gbogbo tán nífi òdodo àjẹ́bẹ̀ àníwòlẹ̀ sọ̀rọ̀ mọ́ akàfà àwọn but èyàn mọ̀ páwọn èèyàn fẹ́ràn òdodo wọn kà ti kó sọ́wọ́ ni ìwọ náà sì lè kò sígbà tó lè bọ́ ìwọ kan ronú ni pé ah, ẹni yìí ittabi'u man la yas'alukum ajran mo tẹ̀lé eléyìí ò bèrè ó lọ́wọ́ rẹ̀ kò ní pé sanwó kan owó gbàlà kan mo fẹ́ hàn kíkan mú yín ogún èdè òsì kan wá wọ́n ní ẹ̀yàn bàbá kí ní mo lálà sí alóòsìwò ló ńlá onísúnà ní sẹ́yìn fún ọ onísúnà ọkọ̀ lẹ́sìn yóò kọ́ ọmọ rẹ lẹ́sìn ọmọ tó bá tọmọ rẹ ṣe mọ́kùnrin pẹ̀lá onísúnà ẹni tí yóò kọ́kọ́ mọ́ hakùn àní ìfitẹ́rẹ̀ ọlọ́run kọ́kọ́ hakùn àní Muhammad sallallahu alaihi wasallam tó ráwọn ilé wọn tàn ọ̀tàn ọ̀tàn ọ̀tàn ọ̀tàn ìrún ò ní mọ̀ tẹ́lẹ̀ o máa ń kí ìwọ̀n báyìí ó sì ó fẹ́ lè máa bì bàbá tí kò sí lè mísà sàlátùjọ sunday tí bá ń kí ìwọ̀n báyìí tó bá dára lẹ̀ báyìí àà ah, sẹ́wìnlẹ̀ ń kí ó sì ti la sàlátù bàbá ti pé 70 years kò mọ́ fátí àké kò mọ́ kúlú ọ̀láhùká kò mọ́ háyàtù kò sí yíká kí wọ́n yẹ kẹ́yìn náà wù wọ́n sì ń gbọ́ lọ́wọ́ ilójoojúmọ́ àjọ ah, wà lẹ́nu rẹ̀ ní o tọ́ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe wọ́n fẹ́ ní kọ̀kan wa so títí fẹ́nkálùkù padà sọ́dọ̀ ọ̀rọ̀ ọba sùkú kọ́lọ̀ kó ṣe wọ́n fẹ́ ní kọ̀kan wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik